الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أتكفى الله سبحانه وتعالى أترى لكم كاتي قفوان نبوة محمد صلى الله عليه وآله وسلم حكم النية تجب النية في صوم رمضان ويكفي الصائم أن ينوي الصوم في قلبه ولا دليل على التلفظ بها في الصوم والصلاة so wọ́n ní kí ni ìdájọ́ àníyàn nínú àwẹ̀ Ramadan wọ́n ní dandan ní kíyàn ní àníyàn tí yàn wá fẹ́ gba àwẹ̀ Ramadan ó dẹ̀ tó kíyàn kàn ní pẹ̀lú ọkàn yàn ìyàn kàn òkè nínú ọkàn ìgbà mo Ramadan ó so àníyàn gba Ramadan jù súnmọ́ inshallah èmi náà gbáwẹ̀ Ramadan ẹ̀dùn yíò òun ni àníyàn kò sí ẹ̀rí fún yí pé kíyàn wá wí gbólóhùn kan lẹ́nu bí a na wáyí tù gẹ́gẹ́ bí ò sí sí ẹ̀rí fún kíyàn wí kíyàn pé àníyàn jáde níbi na wáyí tù kíní kan sọ́lá tù kíní kan lillahi na wáyí tù sọ́ọ́mọ̀ kíní kan kíní kan na wáyí tù kíní kan gbogbo àwọn na wáyí tù yá ti yìí àbí na wáyí tù wá ti gbogbo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí ẹ̀rí fún láàmìnà alkitab wà láàmìnà súnnà wà láàmìnà hadi salaf kò sí ẹ̀rí fún nínú tírà Ọlọ́run Ọba kò sí ẹ̀rí fún nínú súnnà kò dẹ̀ sí ẹ̀rí fún nínú bí àwọn ẹni rí síwájú bí wọ́n ṣe máa ń ṣe wa man tasahhara qabla alfajiri faqad nawa ẹni tó bá jẹ sàárì before alfajiri ẹni àmọ́ gbọ́dọ̀ ti ní àníyàn náà kó tó di pé yóò láti àti bẹ̀rẹ̀ Ramadan àwọn àfáàmì sọ wípé gbogbo Ramadan tẹ́yẹnyẹ ìyẹn lè ní àníyàn rẹ̀ láti bẹ̀rẹ̀ day one bá 30 khalas ó ti tán ṣe bá ń yàbí so yóò kàn tó máa tó jà dáadáa rẹ̀ tó bá ti ń jí wa in lam yatasahhar ẹn tó bá jí láàárọ̀ tó dẹ̀ kó rádú kò níbi oúnjẹ kò níbi omi kò níbi àwọn nǹkan míì tó máa ń jáwẹ̀ ní ojú ọ̀sán lẹ́ni tó ń ṣe ń torí Ọlọ́run Ọba pé òun fẹ́ gbàwẹ̀ ni ìwé onítọ̀ náà ti ní àníyàn a wà in lam yatasahhar kò bá jẹ́ ipẹ́ ni yóò jí fún sáàrì so tí mẹ́ ní pé èyàn bá sallallahu alaihi wasallam fa inna fi sahuri baraka so ẹ máa jẹ sàárì ẹ máa jí lóru jẹun fún Ramadan ìdí ni wípé albarika tó pọ̀ gan o ń bẹ níbi irú nǹkan báyìí ẹ jẹ́ ká wo díẹ̀ nínú fadailu Ramadan wa siyam àwọn díẹ̀ nínú ọlá tí ń bẹ fún Ramadan àti ìmá gbáwẹ̀ qala rasulullah sallallahu alaihi wasallam anibu muhammadin sallallahu alaihi wasallam pé idha wọ́n ó ṣí àwọn ilẹ̀kùn sánmà wà ughliqat abwaabu jahannam wọ́n ó dẹ̀ ti àwọn ilẹ̀kùn jahannam wà sulsilati shayatin wọ́n ó dẹ̀ di àwọn shayatin mọ́lẹ̀ ní àwọn àsìkò alìjẹ́nà ní àwọn àsìkò Ramadan àwọn àsìkò Ramadan àwọn àsìkò tí ó dùn rí alìjẹ́nà jù ni àwọn àsìkò tí yàn lè rí bí fi àwọn ẹ̀ṣẹ̀ tí yàn bá ń ṣe kalẹ̀ kí yàn bọ́ sí bí tẹ̀lé ti Ọlọ́run ọba ọba àlékẹ́ àti tẹ̀lé súnnà nabi wa muhammad sallallahu alaihi wasallam wà gbéjù kalẹ̀ gbogbo tó bá ti takò tàwọn méjèèjì wà fi riwaya ìdájá a ramadan futihat abewabul janna níbi àwọn ìgbàwà míì ìpé tí ramadan bá ti wọlé wọ́n sì ṣí àwọn lẹ́kún aljanna níbi àwọn riwaya ti mai futihat abewabu rahma riwaya kan bẹ̀ tí at-Tirmidhi tí wọ́n gbà al-Albani wọ́n dẹ̀ hassana rẹ̀ wọ́n ni wàyínádì munadin olùpìpì kún mọ̀ pìpì wípé ya baghi al-khayri halum ya baghi al-khayri halum ẹ̀yin tẹ́ fẹ́ dáadáa ẹ̀yin tó ṣe pé

Ọlọ́run ma bọ́kùn ẹrú kò lọ́rùn okùn ná kò lọ́rùn wọn ní gbogbo òru Ramadan ní gbogbo wọn tó tẹ́tí ẹ eh Ọlọ́run dákùn foríjì wá wa dhalika fi kulli laylatin hatta yanqadi Ramadan títí tí Ramadan fi parí títí Ramadan fi parí ṣe ìbáyẹ̀ àbí wọ́n ni wa qala sallallahu alaihi wasallam annabi wa Muhammad sallallahu alaihi wasallam kullu amali bin Adam yudha'af gbogbo ṣẹ́ tí ọmọ ànábì adam bá ń ṣe wọ́n ma ṣe ní àdìpìlé àdìpìlé alhassanatu bi ashri amthaliha iṣẹ́ lórí kan wọ́n bá pín wọ́n bá times 10 yẹ ila sab'imi àti da'ifin tí ó fi wọ 700 ila ma Allah tí ó fi débi tí ó bá wù Ọlọ́run bá fa innahu li wa ana ajzi bihi èmi mú ní àwẹ̀ èmi ni màá tún ṣe kèmi màá san lẹ́san tó ti pé ọlọ́ba ló ní àwọn sí olórí yòókù náà àmọ́ Ọlọ́run tún wá specifically mú àgbẹ̀ sọ ráwẹ̀ yìí o èmi ní tún specifically san lẹ́san kí ni dí yádà ṣàhàwátàhù ẹni yóò fi ṣàhàwà rẹ̀ lẹ̀ ìyàwó ń bẹ nílé lọ́sàn gangan báyìí ó lè máa ṣe bí pé kó súnmọ́ ìyàwó rẹ̀ pé ah, ọ̀sán làwárà Ramadan ni yóò dẹ̀ fi lẹ̀ wàtọ̀ àmàwù ó lè ṣe mistake sí fríjì kó rí àwọn chicken lánlá mẹ́kù àá ah, ah. lọ́sàn Ramadan ẹ́ àbí kó rí àwọn èèyàn kan tó gbádùn àti combine àà ah. kan sí dúníà sí pé eh ọlọ́run à so min ajili nítorí mi ọlọ́run kò dẹ̀ ní jẹ́ ah ní ah wo ní jẹ́ kí nìdí inni nadhartu lir rahmani sawman so in ní jẹ inú àwẹ̀ mọ́wà wọ́n ni nítorí ẹwà wo kí nìdí tó fi ṣe bẹ́ẹ̀ min ajili àfáàmọ̀ sọ kí nìkà pé kí nìdí tọ́lọ̀ sọ pé èmi gẹ́gẹ́ mo ní sọ́ọ̀mù yẹn o ni pé sọ́ọ̀mù nínú àwọn iṣẹ́ tí ò ṣe fi ṣe ríyáwù jù ní sọ́ọ̀mù wa ríyáwù ibẹ̀ ṣíṣe bẹ̀ lè ṣe mo bọ̀ wà nù lẹ́ni tàbá wà ń ta gbogbo àjọ ń gbàwẹ̀ ọ̀lẹ́ ah, mọ́ sọ pé ah kódà bú ah kọmọ̀ sí ìyá pẹ̀lú pé ah kódà yìí jẹun kódà yìí jẹun lè ní eh, ẹ̀ẹ́ ń lọ jẹun sóyẹ báyìí ah gbogbo àjọ ń gbàwẹ̀ ni wọ́n dé wọ́n kẹ́ ah, ọ̀ lè sí ìyá nù ah ah ah abẹ́ rí mi látàrọ̀ ní kódà kódà yìí tí jẹun fa kódà 12 ti dù yìí eh, ah àbẹ́lẹ́ yóò mọ́ tí ń se ọ ni so ríyáwù bẹ́ẹ̀ síse also ni

ẹni yóò fi ṣáwà tàbẹ́ súnmọ́ ìyàwó rẹ̀ inú ọ̀sán Ramadan nọ́mí sí tàbí lọ́tí súnmọ́ tẹ́lẹ̀ ní ìbínú ilé ni àwọ́ sí tẹ̀lé wọ́n lé so ọlé se tọ́sí náà tẹ́gbọ́ tọ́sí se ọ́sọ̀jú pam ọkà ọdájú ní ọkọ̀ sẹ́lẹ̀ ọ́sì jáde kàrẹ́kà àbú ah! àwọn ẹni ilé ọ̀sì ti jẹun ọti mú ọti pẹ́ra rẹ lọ́rùn lára àwọn ìyàwó nulé wọ́n ti wà ó ti wà òkè dáadáa níbi ọwọ́ 12 ọwá jáde pé àwà ah! igbóná ṣẹ́pàá lè mẹ́ ìtumẹ̀ ní pé táìmù Ramadan ni ìjẹ́ sídkùmá hàn mẹ́ àsídkùmá Allah pé ah! ló fi jẹ́ pé kíyàn sọ́ra mọ́kàgbàwẹ̀ bí ìbádà tó ní agbára ní àwẹ̀ mọ́kàgbàgbà pé àwọn èèyàn jẹun lè mí náà ní jẹun ara o ni ọlọ́run ní ká má jẹun ká má mú láwọn àsìkò báyìí kásì máa fọwọ́ ka obìnrin kóbìnrin náà máa fọwọ́ kọkùnrin àwọn ìyàwó wa ní àwọn àsìkò báyìí àtàwọn nǹkan mìí tí bá mọ́ bàwà jẹ́ nítorí pé ìwọ Ọlọ́run bá wá sọ bẹ́ẹ̀ ìtorí èlè mi wá fi ní ṣe òwò ó ti clear báyìí àbí now so ní lè so kò takò kankan pé inú yẹn dùn pé ìsinú ti tó pa àfáàyí ìsẹ́ẹ̀sì láwẹ̀ báyìí ìsinú tó inú yẹn wá ń dùn à anábì ń sọ́lọ́sá pé lè sọ ìmí farhatan farha ìdùnnú méjì farhatun inda fitrihi wa farhatun inda liqa'i rabbihi ìdùnnú ẹlẹ́ẹ̀kejì níjọ́ tí ó pàdé Ọlọ́run ọba rẹ̀ so ah inú mi dúró pé èmi náà fi oúnjẹ lẹ̀ mo dẹ̀ fi o mímú lẹ̀ mo fi gbogbo nǹkan yẹn lẹ̀ nítorí Ọlọ́run ọba iṣẹ́ mo fi sílẹ̀ náà wá ní báyìí Akbar mo wá pàdé Ọlọ́run ọba ilé ní báyìí ẹ eh Ọlọ́run dákun ṣe wá nínú àwọn tí wọ́n rí báyìí mọ́ ṣe wá nínú àwọn tó pé ọdí yamal kiyama àwẹ̀ rẹ̀ dà mo gbàwẹ̀ láyé òun wádà àbá àmà sí wọ́rọ́ mo ìmìnà mọ́ kírù láyé ìwọ̀n mi wádà haba'an manthura mo mọ́ ń kí kùrán láyé oúnjẹ haba'an manthura kódà mo yọ zaka haba'an manthura kí ní pẹ̀lú haba'an manthura wa qadimna ila ma amilu min amalin faja'alnahu haba'an manthura ọlọ́lá kọjú sí sẹ́tàwọn èèyàn tán bá sí ẹbọ bá sí a sì yóò lọ súdà yóò waste dànù látara kí ni ọ̀yìn látara kí bí ọlọ́nwẹsẹ ọ̀nwọ́ owó ọwá lọ ń wẹ ọsẹ ẹ̀sàn pé iṣẹ́ yahoo làwọn ṣe ẹbá ti lẹ̀kà tí wíndò yìí so so mọ̀ pé ọsẹ tó ń wẹ ìṣẹ́bọ pẹ̀lú Ọlọ́run Ọba ni kíní ẹ̀rìn nìkan mùsùlùmí ló pé ààrẹ ọ̀rọ̀ ń gbẹ́bọ sóríta mẹ́ta àwọn ayé jọun pẹ̀lú àwọn àkàrà kìnnìkà igbá o ẹ́ kọ́kọ́rọ́ ẹ̀yìn bíbọ̀ àgádágodo epo ẹ̀kọ́ funfun kìnnìkà kìnnìkà igbá o nítorí kíni mo fẹ́ lówó yíwa di wọ́n náà sí ń gbàwọ̀ Ramadan farha tó ẹkọ́ wá ní farha ẹlẹ́ẹ̀kejì dùnú ẹlẹ́ẹ̀kejì tó ẹkọ́ orí yamal kìyàmà kìtọ́ àwọn tí wọ́n ṣe sùúrù lórí àwọn ìbàdá àti ní kò easy wọ́n ṣe sùúrù kọ́ di pé iṣẹ́ mi dà ọ̀ ní sẹ́rìn kan wájú ọlọ́run kí ni dí ọ̀rẹ́ ti gbàgbéjọ́ tó lọ wẹ́ṣẹ́ lórí tàbẹ́ta so mọ̀ pé ìwẹ́ṣẹ́ lórí tàbẹ́ta ó ti bà ẹ̀sẹ̀ Islam yẹn ni so ti rántí àbí ìjọ́ tó wẹ́ṣẹ́ òun ni gbogbo sẹ́rẹ̀ bàjẹ́ jọ́ lọ́dí kèfèrí Allahi ẹ wo mọ́tọ̀ kan tí wọ́n sẹ́ndì sí ẹ̀ lánàá fídíò kan wọ́n wọ́n dẹ̀ ń dú ẹ̀jẹ̀ rẹ̀ sẹ́gẹ̀tì sórí ọkùnrin yẹn wọ́n dẹ̀ ń fi ọṣẹ kẹ̀kẹ̀ bílà tọ́ṣẹ dúdú wọ́n sì fi ń wẹ orí rẹ̀ wọ́n fi ń fi ẹ̀jẹ̀ yẹn fi wẹ́ wọ́n dẹ̀ ṣe fídíò rẹ̀ fún ọ̀nà ṣe fídíò rẹ̀ gbọ́n yọ́ sí gbá ma lówó ni ogudò lówó I must to make am ah ní lówó láyé ẹlùmí ìlówó ó tẹsẹ̀bọ̀ gbogbo tí ó yẹ kí yẹn tẹsẹ̀bọ̀ ó di kèfèrí ó di kèfèrí ló dẹ́lẹ́bọ̀ ó dolóòsà ó fi ẹ̀mí rẹ̀ kalẹ̀ fún Ṣáítánì ó fi kalẹ̀ fáwọn èṣù àtàrà bẹ́ẹ̀ náà ìmí padà sọ́kú náà ni ìmí ìkú kò jọmọ 20 ìmí ò tó 25 tó fi kú ìmí ò tó 30 ìmí ò tó 35 ìmí ò tó 40 ìmí ò tó 45 tí ẹjọ́ wá bọ̀ ọ̀bú ọkọ̀dà wá pé 95 105 àbí àmọ́ ọtúkú lórí ẹbọ̀ yẹn náà tún ní àbí mọ́wọ̀rí

musáàgbé ṣe kanu méjèèjì a ma ń pè ní lówó 2026 yíò ẹgbàgbé ah àwọn ẹgbẹ́ mi wà ní Lẹ́kí náà wọ́n wà ni Banana Island tí wọ́n gún tí wọ́n gún g-wagon tí wọ́n gún Benz wà dùkítẹ̀ bá sílà káyàwó èèyàn lé ní báyìí kò wá sí tó wà ń bẹ̀ ju Benz mo fẹ́ lọ Lẹ́kí tó wà ń bẹ̀ ju báyìí lọ́mọ́ ṣe tó ti wá wọ́n mẹ́un wọ́n ti wá sílẹ̀ ìpá síbẹ̀ ní tó ọkùnrin kébò láṣẹ rí tí bá ní kí ẹ̀wà ní kó lọ mọ́ kọ́sẹ́ rí ẹ̀wọ̀gbà tẹ́ bá ní kí n kọ́sẹ́ ní ẹ̀sẹ̀ mọ́ lọ́bíṣẹ́ láàárọ̀ ìmọ̀ dé ah ọdún onúra ṣe yúndà ẹ́ àmúsùmẹ́lẹ́mọ́ owó sẹ́fù gan ẹjá lọ sí gbájú ẹ̀ agbáyẹ̀ ká rí 20 million ká sí ogun tàbá ti ṣògùn tàbá ti sí oṣó lẹ̀ tó dájú ta sọ́sẹ́ ta wẹ̀ ta sí gbogbo ẹ̀ àwọn èèyàn á kàn máa gbáwọn èèyàn lójúlọ ní ìjọ 20 million ìjọ ẹ̀hẹ́n ìwọ owó làwọn fẹ́ ìwọ owó tán lọ nánàkúnà sẹ́yìn ẹ́ sọ fún mi jò ní pé ẹ pàdé ọkùnrin pa mọ́ sí sẹ́yìn máa wà mọ́ kọ́sẹ́ àláyé òun lè kọ́sẹ́ wò ẹlòmí wà bá yípa ẹ àfá ẹ̀dàkùn kí náà ẹ mọ́ kọ́sẹ̀ àfá sẹ́bù so tó wọ́n dúyàn tó ń jẹ bàbá bá gín bẹ̀jù ní pé ìwà fi ẹ̀sìn Islam kalẹ̀ táwọn yẹn ṣe ó tún láwọn lèmí ní ẹ̀sìn ó tún láwọn kìníkà tán ṣẹlẹ̀ ẹnìkan tó mẹ́ṣẹ̀ lánàá kílẹ̀ ẹ̀yìn mẹ́ṣẹ̀ bí ẹyọ báyìí ní àbí ṣọ́nà ọmọ kìí bí owó ẹyọ kan báyìí sí ẹ̀ oríṣìíṣìí ló wà wọ́n lò láwọn tó tún fi sọwọ́ ní ìsin báyìí so òbí ó fi kíní sọwọ́ ọ̀tún á kí wọn ló wà gbà orí ẹni àdẹ́bí rí ẹnìkan sallallahu alaihi wasallam tí wọ́n lo tí wọ́n fi òkà sọwọ́ àdẹ́bí rí ma ha dí kíní onímìnà lọ́hùn ma àbí mìnà lè wáhìnà no láti wá hínà ni àìsàn kan ni àbí àwọn ayé kìníkà yínkù kaba ìṣá a ní pé ìzẹ́ẹ̀hà yọ fa innaha la taziduka illa wahnan kò ní lé ọkún wo ọmọ sòfò lọ fa innaka imita kò wá ti tán o bó bá ìwá lè kú sí wa hiya alik kìní ẹ̀sìn bẹ̀lọ́wọ̀ rẹ̀ ma aflahta abada o ní sórí láyé sheik abdullahi bukhari afidahullahu ta'ala níbi sharhul nawaqidil islam wọ́n ni sẹ́yí tàbá ti ibi tọ́lọ̀ ti ń ṣe nafiyu falah mutlaqo kì fi gílà wọ́n báwí ẹ́ tàbí pé kò ní ní falah òun lọ́lọ́fin sọ pé fala yuflihu sáhírú haythu ata orígbá falah ọ̀nà àbí wọ́n ti ṣe nafiyu wọ́n mọ̀ ọlọ́run wá ṣe ìfìbá tirẹ̀ fáwọn mùmìnì qad aflahal mu'minun so if isbatul falah káfí ilẹ̀ pé lábájá ó ti ní falah àti náfíù rẹ̀ ó ń tọ́ka lórí al-islam wal-kufr àwọn sọ fáwà shabab an shabab tí wọ́n lò na awo àwọn awo àwọn agbodo agbọ́dọ̀ lówó ayé yìí agbọ́dọ̀ níní hey ẹjá sọ́ra wallahi mo wà ń bìkan mẹ́ àti àbúrò halimala wà ń bẹ́jọ́ yẹ ta lọ tún máa ṣe ìṣẹ́ ẹ̀tẹ́rẹ́ ti bẹ̀ ẹni ìdẹ̀ ń sọ pé òun lè fi ìyá àyàn sògùn owó a ń sọ fún pé ah, à ń bá ń fà pé à ah, ọkùnrin kí ló ń sọ ní tàtà ìyẹn gbọ́ kí ló ń sọ yí náà ó ń dùn àwọn ẹ̀dẹ̀ rẹ̀rìn bẹ́ ah, ẹ̀dẹ̀ rẹ̀rìn ṣe tó ń sọ yí tó dá ìyá ìyẹn ó fi sògùn owó wọ́n ní òkè òkè só bó ṣe wà yìí ó dìgbà kan fi ìyà tẹ̀ sògùn owó ní ẹ̀ẹ́ ó ti lọ dánù ẹ̀ẹ́ ìyá tó bí ọ hí wọ́n á wò pé kí ló dé nítorí Ọlọ́run kí ló dé síbẹ̀ láwà desperate tó ní síbẹ̀ desperate ẹ̀ ti bá wa débi tó lágbára ní bí kò tí ẹ̀ wípé làákàyò tí ẹ̀wùlẹ̀ ṣiṣẹ́ mọ́ làákàyò ṣiṣẹ́ mọ́ like bí ń sàṣe lówó ni gbogbo tí ò bá agùnkọ wá ṣẹlẹ̀ o sánmọ̀ wà dìlẹ̀ ní o ilẹ̀ ó di sánmà ní o gbogbo àkókàn mí èyí tẹ́mi mọ̀ ní pé mo gbọ́dọ̀ ṣe kí ni o musa gbọdọ̀ lówó ẹdẹ̀mọ̀ wó ẹdẹ̀mọ̀ wó ẹdẹ̀mọ̀ wó gbogbo àwọn orí bó àtàgbákò yìí kò sí ibi tó ti bá bá wa ju àwọn fíìmù àti orin òsì táwọn èèyàn jòkó ti lọ gbogbo orin wọn ni wọ́n kọ́ lé ní owó àtobìnrin lówó ṣebí Dangote náà nìyẹn ṣebí kíníkà nìyẹn ìdí Dangote náà lówó náà èmi náà lówó náà àwọn òbí dẹ̀ ń gbọ́tàn ọmọ ń kọ́ sọ́rọ̀ kọmọ tí ń kọ kíni ó ní iṣẹ́ tí ń ṣe nú ọkàn rẹ̀ ó ní tó ń bínú ọkàn rẹ̀ yóò wọ́ sọ́sọ́jọ́ kan yóò kàn ọlọ́run ni bẹ́ẹ̀ni tí kí ní wákàdà dé tó wákàdà kúndé bí tí ma ń kúndé tó ma fi páyìn wà láyé òyìn ọlọ́run lé ní mélòó mélòó bẹ́ bí last year ó ní kí nígbà tí mo wọ́n máa gáìsì ẹ̀mọ́ páyìn kí ẹ ń pè èyí ò ló ní ká wá pa grandfather wọn kódò ló bá díẹ̀sẹ̀ rẹ̀ mú ẹ̀ kí ló tó ṣe bẹ́ẹ̀ afẹ́ lo owó náà ni afẹ́ lówó afẹ́ lówó ni ah, ah! so wọ́n rẹ̀ ní so wọ́n fẹ́ fi kìnnì àgìnì kan bóyá bí kanáà pàtí kanáà fẹ́ lò lára grandfather ó dẹ́ta sí 40 kìkan ló ta ló ta tẹ́fẹ́ ẹwà ọmọ jóní náà tí wọ́n mú bàdẹ̀ ọmọbìnrin ọmọ limamu tó wá wọn ọkùnrin lọ ọmọ 17-16 àmọ́ ìgbà ó tún ju ọkùnrin lọ wọ́n gbà tán ìtàfíà méjì pé kí ló tẹ́ ṣe bẹ́ẹ̀ ah, àwọn fẹ́ owó ni àwọn fẹ́ apá ọmọ àwọn òun sùn lè mọ́lẹ̀ lórí bẹ́ẹ̀dù òun sùn lè so àwọn ayorí rẹ̀ sí ilẹ̀ àwọn ayorí ẹ̀ díẹ̀ báyẹ̀ ìkejì wá jáde wá ń fọ́ngì wọ́n brutalize wọ́n pa ọmọ yẹn brutally o ń fọ́ ń gi o ń fọ́ ní anything wọ́n sàn dagun kan bù ẹwọ èyí májì bẹ́sẹ̀ pa ọmọ yẹn ojú wọ́n dẹ̀dẹ̀ wáyé like ojú wọn kò tẹ́ ojú wọn dání sí pé ah, so ah, lówó ni ah. wọ́n ti wọ́n ti máìdàwò yẹn ti dúdú wọ́n ti ní pé kò sí remorse gẹ́mọ́ àwọn yóò sàbú kò sí remorse ní kí ni oh, remorse yẹ́ kàmà wà báyìí ni kí ni so èmi no ọkàn lè mi fẹ́ rà ọkàn lè kẹ́ lè mi fẹ́ ní ìrìnàjò ọkàn lọ ọkàn mọ́ kan mọ́ fẹ́ rà ọkàn èyàn ni o ìpínlẹ̀ fẹ́ rà no mo dẹ̀ sọ pé kó fún mi lẹ́dọ̀ ẹ̀dọ̀ ni mo bèèrè ó dẹ̀ tẹ̀dọ̀ fún mi èyí lè rà 50,000 mo rà lọ́wẹ́ ẹ̀wùn kan báyìí látara gbogbo kíní ẹwà ọmọ kéèkéé ijú ni àwọn èèyàn mọ́rù bí rí láwọn kíní ẹ̀ àwọn 4 years kí ló fẹ́ ṣe mo fẹ́ wẹṣẹ́ mo fẹ́ jó èyàn mo fẹ́ jẹ àṣejẹ mo fẹ́ lówó mo fẹ́ ṣe yahoo ọmọ 4 years kódà wọn tí ọ̀rọ̀ ìdẹ́lẹ́nu wọn ẹ̀dàkùn sí gbogbo ilé wọ́wà láwùjọ ọwọ́n rẹ̀ ti pé gọ́ọ̀mẹ́ntì kan ní ṣe gẹ́gẹ́ gọ́ọ̀mẹ́ntì wọ́n láwùjọ àwọn abúrútọ̀ láwùjọ ti lágbára jù abúrú yẹn ti le jù àbáyìn ní sọ̀rọ̀ dé pé ọmọ kódà òbí mi òun ní mọ̀ sọ fún ìpá ah, ọmọ kíni ah, kọlọmọ sí yahoo gbàtíjọ̀bọ̀ kò ṣeṣẹ́ iṣẹ́ òun kọ́ wá sí tó gbàtíjọ̀bọ̀ ti gbèsè sẹ́hun yahoo náà ni ó máa sí ẹwọ̀n kamáyì ṣe wà sí ọ̀rọ̀ gidi ló ń jáde lẹ́nu òbí ẹ̀ mo ti wà nú mọ́tò rí àwọn kíni èti pọ̀jù tí ìmákan rẹ̀ tí ń gbà nípa ah! ẹni ẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ lẹ́yìn in pé à ah, kíní kan ọkọ̀ lálà sí ìjọba lọ́nà ẹn ìjọba kíní kan gọ́ọ̀mẹ́ntì ìgbàwó ah! ẹn kínáǹkì ẹ̀jẹ̀ títa nílẹ̀ nílùú ti pọ̀jù ẹ̀ṣẹ̀ ti pọ̀jù nílùú ẹ̀jẹ̀ títa lẹ́ẹ̀ ti pọ̀jù àwọn gọ́ọ̀mẹ́ntì ẹ̀dẹ̀ ni wọ́n tẹ̀jì àwọn yẹn lẹ̀ ìtọ́kẹ́fẹ́sẹ̀ kíní ah bẹ́ẹ̀ sì bọ́rọ̀ débi pé wọ́n kò dẹ̀ síṣẹ́ nùlú kódà ah kíni tó bá ti ṣe kíní tó bá ti kọmọ ó ti tú apply tí ó bá ti gríṣẹ́ ẹ̀ báyìí òun mara fún kó máa ṣe yahoo ni kò ní wà ń tẹ̀yẹ̀ yẹn lẹ̀ mọ́ wẹ́yìn bẹ̀ mọ́ wẹ́yìn bẹ̀ subhanallah subhanallah òbí òbí ọmọ kó wálé ọmọ tí ọmọ ọdún mélòó tó ń kó owó burúkú wálé tó bá jáwọn ayé ìgbà kan ọmọ yìí ò ní wọ́n lè ọmọ ẹkùn olú ẹni wọ́n ìfẹ́ rí ọmọ títí gbọ́dọ̀ sí àdúgbò ọ̀ dákó ọ̀ sí kí náà ń gbé ọkàn sáàdìdì ara ni ọlọ́kọ́ ibólótíró lẹ́ni ha ọmọ mi náà ti mẹ́kẹ̀ kí ni ẹmọ́ sọ kí bóòlò ṣe rí ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbẹ́ gbogbo àwọn orí tọ́ orí tó lówó tàn tán lówó tán lówó tán lówó tán táwọn náà ṣe subhanallah sí tó wá ní tán sí sí wọ́n wá ní tó dání à ṣàlíwó ìtò ní kálùkó ti rí tí ẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ní wọ́n ti tù ara wọn wèrè tán pèrà wọn láfà táwọn náà justify gbogbo kíní fún wọn sí o sólẹ̀ tó dájú káfà mọ̀ sọ́wọ́n pé sí o sólẹ̀ ògówó náà pèrò sólẹ̀ fà ògówó nífà tó páyìn sífà ọmọ yàwó ní wọnẹ́ àmá sàábí ànábì mẹ́jọ kan bẹ̀ tó kà tí wọ́n wọnẹ́ ẹmọ àwọn ilé rí gbóyìn ọmọ yàwó lè wọ́nẹ́ àmọ́ ó ka sàábé mẹ́jọ tí wọ́n wọ́nẹ́ ah yàmàlìkì yàmù olè kọlọ̀ sí wa mùsùlùmí tawaffana musliman wa alhiqna bis-salihin ẹka dún bẹ̀yẹ̀ inṣáàlá so okay well ẹkìnkà ká ìgbẹ̀lẹ̀ kí n ká so ìdùnnú ẹlẹ́ẹ̀kejì tẹ́n tó bá ń gbàwé orí o ní ìdùnnú jọ tó bá ń pàdé Ọlọ́run ọba rẹ̀ wala khulufi wala khulufu fami sa'im athiyabu inda Allahi min rihil misk òun tó ń jáde lẹ́nu aláwẹ̀ ó dá ó dùn ju òun pẹ́flọ oní ọkùn kan náà zanadikon sọ wípé àwọn ẹ̀ṣọ́ ọlọ́nkú níbi kúfúrú di same ọkùnrin ẹ̀hùn ló sọ pé ọlọ́ọ̀bá gan regret ọlọ́ọ̀bá gan ṣe ẹ́ ọlọ́ọ̀bá gan sí ó yí lọ́wọ́ kí ẹ ma sọ rọrùn ìpọ́ ọlọ́ọ̀bá nǹkan yí ọlọ́ọ̀bá lọ́wọ́ mo mọ́mọ̀ ló láti tó lò ní okò wíkín ló nítorí ẹlòmí ti lè gbọ́ nínú àwọn ìyá wa bàbá wa àwọn ẹ̀gbọ́n wa àbúrò wa tó ti rò bí á tí ó kọ́lẹ̀ lómi ti lè gbọ́ tí ó ti rẹ́rìn òun dìsàbíẹ́ so wọ́n tán gbé disappear like ewé ìṣe mọ́ sọ̀rọ̀ ọlọ́ọ̀bá gẹ́ dáhùn ẹ̀ tán àwọn mọ̀láíkà sọ pé àwọn mọ̀láíkà sọ ọlọ́rin sáà sọ fún wọn àwọn mọ̀láíkà kẹ́ tó wọ́n blame Ọlọ́run àwọn mọ̀láíkà ń sọ fún Ọlọ́run pé ọkọ̀ sí tó yí ọlọ́wọ́ ọtí kan rí o tó yí ọlọ́wọ́ ní kó tún gbádá àwọn mọ̀láíkà tún fún àwọn mọ̀láíkà sí ẹ̀yẹ ẹ̀rọ ńláyà súnà láàmà àmọ́gọ̀ ṣùgbọ́n Ọlọ́run ló sọ pé ó wá ní ẹ̀wọ̀n ìṣẹ́lọ́run láyà súnà láàmà àmọ́gọ̀ kí ní ẹ̀gìnẹ̀kan sí wọ́n lógun dílé ní sẹ́ni kìníkan sí bọ́lọ̀ ló sọ pé láyà súnà Allah ma amarahum sí yẹ mọ́ ń sọ ọ̀rọ̀ ọlọ́run ọba báyìí in tẹ́ fi mọ̀ pé kò sí imani kan tó tó ọmọ náà gó tó sẹ́kù lọ́kàn wọ́n àwọn yẹ báyìí bẹ́ẹ̀ kò sí imani tó tó mìfkọ́dà zamura ọbí alákùsànù so ibi ta àwùjọ ta ti bára wa ní kọ́lọ̀ kùsànù àjọ tó pé in táwọn yẹn fẹ́ gbọ́ ìbàjẹ́ ni wọ́n ìbàjẹ́ nẹ́fẹ́ ma gbọ́ àbí Allah kò foríjì wa kó ṣàánú wa kó ṣe dára fẹ́nu kọ̀kan wa ẹjá dún bí insha Allah hadha wa sallallahu wa sallam ala muhammadin wa ala alihi wa ashabihi wa sallam subhanaka allahumma